take a Bible. Jẹ́ ká gbé Bíbélì wa. As we open to the book of Genesis. Bí àwọn ti ṣe sí ìwé Genesis. Genesis chapter thirty-two. Ìwé Genesis orí kejìlélọ́gbọ̀n. I read a very popular story. Mo ka ìtàn kan tó jẹ́ gbajúgbajà. And this morning ní òwúrọ̀ yìí. We are looking at what I call. A máa gbéyẹ̀wò náà tí mo pè ní come out from among them. Ẹ jáde kúrò láàrin wọn. Come out from among them. Jáde kúrò ní àárín wọn. Can I hear the sister saying it? Ẹ̀jẹ̀ gbọ́kàn wọn arábìnrin kan wí eléyìí. Can the sister say it louder than Láàrin ẹ̀ kó wù sókè jù bẹ́ẹ̀ lọ. And brothers. Arákùnrin kọ́. Genesis chapter thirty-two. Ìwé Genesis orí kejìlélẹ́ ọgbọ̀n. verse twenty-five. Ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n. Oh, from twenty-four. Láti ẹsẹ̀ kẹrìnlélógún. And Jacob was left alone. Ó sì kú Jacob Jacob was left alone. Jacob nìkan ló kù. And there wrestled a man with him until the breaking of the day. Ọkùnrin kan sì ń bá jà And when he saw that he prevailed not against him. Nígbà tí ó sì rí He tried touched the hollow of his thigh. Ó fọwọ́ kàn án ní ihò The hollow of Jacob's thigh was out of joint. Ihò egungun ìtàn Jacob sì yẹ. As he wrestled with him. Bí o ti ń And he said, let me go for the day breakage. Ó sì wí pé jẹ́ kí èmi kí ó lọ nítorí ojú mọ́mọ́ kan. And he said, I will not let it go. Òun sì wí pé èmi kì yóò jẹ́ kí ìwọ kí ó lọ. Bí kò ṣe pé ìwọ bá sùn. And he said unto him, what is thy name? Ó sì bí léèrè pé orúkọ rẹ. And he said, Jacob. Òun sì dáhùn pé Jacob. And he said, thy name shall be called no more Jacob. Ó sì pé a kì yóò pe orúkọ rẹ ní Jacob bí kò ṣe Israel. for as a prince as thou power with God. nítorí pé ìwọ ti bá ọlọ́run àti ènìyàn jà. and has prevailed. ìwọ sì borí. please keep that scripture at the back of your mind. ẹ fi ìwé mímọ́ ẹ sí òkun àyà yín. the episode that changed the destiny of Jacob forever. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó yí ìgbé ayé Jacob padà títí láé. was an experience he had. alone. Ó jẹ́ ìrírí tóun dá nìkan ní. No crowd. Kò sí èrò níbẹ̀. Nobody there. Kò sí ẹnikẹ́ni tó wà níbẹ̀. Second Corinthians chapter six. Corinthians kejì orí kẹfà. Verse seventeen. Ẹsẹ̀ kẹtàdínlógún. There is a commandment from the Lord. Níyì láti rí àṣẹ kan tó ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Not an advice. Kì í ṣe àmọ̀ràn. Not a suggestion. Please listen to me and listen carefully this morning. 2 Corinthians 6 17. Wherefore, come out from among them. Come out from among them. Come out from among them. Ẹ jáde kúrò láàrin wọn. And be ye separate. Kí ẹ sì yára yín sí ọ̀tọ̀. Set the Lord. Lé Olúwa wí. And touch not the unclean thing. Kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìjẹ́. Bẹ́ẹ̀. I will not receive you. Èmi ó sì gbà yín. And in Revelation chapter eighteen. Bákan náà nínú ìwé ìfihàn orí kejìdínlógún. The same thing is echoed. Ohun kan náà la tún mẹ́nu kàn níbẹ̀. Revelation eighteen four. Ìwé ìfihàn orí kejìdínlógún ẹsẹ̀ kẹrin. Revelation chapter eighteen verse four. Ìwé ìfihàn orí kejìdínlógún ẹsẹ̀ kẹrin. And I have another voice from heaven. Mo sì gbọ́ ohun mìíràn láti ọ̀run wá. Saying wípé. Come out of her, my people. Ẹ ti inú rẹ̀ jáde ẹ̀ní ènìyàn That ye be not partakers of her sins. Kí ẹ má bàa ṣe alábàápín nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. That ye receive not of her plagues ṣe gbà nínú ìyọnu rẹ̀. pointing out the dangers of not being separate. ó ń tọ́ka àwọn ewu tó sì rọ̀mọ́ kéèyàn kọ̀ láti ya ara rẹ̀ sọ́tọ̀. lis ten to me very carefully beloved. ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi. when you surrender your life to Jesus. nígbà tó bá yọ̀ǹda ayé rẹ fún Jésù. you get born again. tó di àtúndí. we are no longer part of the world. a kì í ṣe ọ̀kan nínú àwọn ti ayé mọ́. we are not part of this system anymore. a kì í ṣe ara àwọn tó wà nínú ètò ayé mọ́. because you can cannot live for God and also live like the world. Nítorí pé ènìyàn lè gbé ìgbé ayé rẹ̀ fún Ọlọ́run kó sì gbé ìgbé ayé bíi ti tó wà nínú ayé. anything that draws us away from God. Nítorí náà ohunkóhun tó bá ń fà wá kúrò lọ́dọ̀ Ọlọ́run. Anything that draws us away from Christ. Ohunkóhun tó bá ń fà wá kúrò lọ́dọ̀ Kristi. Is something we should separate from quickly. Ó jẹ́ nǹkan tá a láti yẹra fún kíákíá. If it is your friend drawing you away. Tó bá yẹ pé ọ̀rẹ́ rẹ ló ń fà ọ́ kúrò. The commandment is clear separate. Àṣẹ rẹ̀ ó di angadia ìyára rẹ sọ́tọ̀ ni. it is an association that is drawing you away. tó bá yẹ pé ẹgbẹ́ kan ló ń the command is clear separate. àṣẹ rẹ̀ ó jẹ́ ètò jẹ́ ni yé so that you don't be a partaker of their plagues and of their sins. kò má jẹ jẹ́ adábàápín nínú ìyọnu àti ìdààmú. we are expected. àwa à retí láti ọ̀dọ̀ wa. to be peculiar people. pé ká jẹ́ ènìyàn tọ̀. strange. àwọn ènìyàn àjèjì. difficult to decode. àwọn ènìyàn tí òye rẹ̀ òde ti yé. we are expected to dress different. ó yẹ jẹ́ ìmúra wa kó yàtọ̀. worship differently ìjọsìn wa kó yàtọ̀. behave different. kí ìwà sí wa kó yàtọ̀. we are supposed to separate. à ń retí lọ́sọ̀dọ̀ láti ya ara wa sọ́tọ̀. from every sinful companion. kúrò lọ́dọ̀ wọn abánikẹ́gbẹ́ pọ̀ tó jẹ́ ẹlẹ́sẹ̀. we are supposed to separate. ó yẹ ká ya ara wa sọ́tọ̀. from every sinful occupation. lọ́dọ̀ iṣẹ́ tó mú ní dẹ́sẹ̀. we are supposed to separate. ó yẹ ká ya ara wa sọ́tọ̀. from sinful places. kúrò nínú àwọn ibi tó ń dẹ́sẹ̀. we are supposed to separate. ó yẹ ká ya ara wa sọ́tọ̀ sinful practices. Kúrò lọ́wọ́ àwọn ẹ̀sìn. Wọ́n ti fọ́tò separate. Ó yẹ ká yára wa sọ. From sinful associations. Kúrò nínú àwọn ẹgbẹ́ tó lẹ́sẹ̀ nínú. Wọ́n ti fọ́tò separate. Ó yẹ ká yára wa sọ. Every sinful relationship. Kúrò lọ́wọ́ ìbátan rẹ̀ tó ní ẹ̀sẹ̀ nínú. This is a very serious relation. Ipò pàtàkì lélẹ̀ sì wá That is putting believers in trouble. Ó ti fún oyè àwọn onígbàgbọ́ sínú wàhálà. Those belonging to Christ. If you know you belong to Christ. Àwọn tó jẹ́ ti Kristi tó bá mọ̀ kó jẹ́ ti Kristi. You must refuse. refrain from every intimate association with the ungodly. we are forbidden to enter into alliances with the ungodly. it is true that the christianity of these days is now full of compromise. but read your bible well. bọ̀dẹ̀ bá in each dispensation. dispensation. Ní gbogbo àwọn sáà kọ̀ọ̀kan. The divine command to the godly was separation. Àṣẹ tó ti òkè wá fún àwọn ènìyàn bí Ọlọ́run òní wọ́n yí ara wọn sọ́tọ̀ when God wanted to use Abraham, Abraham. the first commandment. I said, hmm. get out. òun ni pé get thee out. jáde kúrò. because that place if you remain there. you can move. o lè tẹ̀síwájú. get thee out. jáde ordered Abraham out. wọ́n ordered for a separation. pé Abraham kó the principle is still the same. ìlànà yìí if you disregard this commandment àṣẹ yìí. this is what is largely responsible for our powerlessness. eléyìí ló wà nídìí rẹ̀ tí ọ̀pọ̀ nínú wa fi jí aláìlágbára. powerlessness. aláìlágbára. you are liaising with the enemies of God. ò ń bá àwọn ọ̀tá ọ̀rọ̀ ń bá wọn dọ̀rẹ́. your best friend is a drunkard. àwọn ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ọ̀mùtípara ni wọ́n. your business partner is a native doctor. Àwọn tí ẹjọ́ ń ṣòwò. Àtàwọn ṣe ni wọ́n. Your friends is like the party going free going type with no fear of God at all. Àwọn ọ̀rẹ́ tó ní gẹ́gẹ́ bí ẹnìkan wọ́n jẹ́ wọn tó fẹ́ láti máa lọ síbi àríyá. The regard of this commandment. Ṣé ọba bìkítà nípa àṣẹ yìí? It's why there is so much powerlessness in the house of God. Níbẹ̀ ni àìlágbára tó wà nílé Ọlọ́run ti ṣẹ̀ wá. There are people here. Àwọn ènìyàn wà ní kọ́ńtẹ́tì gbọ́ mi. Who still roam around. Tí wọ́n sì ń lọ káàkiri. The house of this prophet. Sí ilé ìwòl wòlíì yìí. that prophet. wòlíì yẹn. white garment. wọ́n aṣọ aláṣọ funfun. blue garment. àwọn aláṣọ dúdú. purple garment. àwọn aláṣọ pípọ́n. mountain. àwọn òkè. water. àwọn bí omi. bath. àwọn ìwẹ̀. can do àwọn àbẹ́là all kinds of things. oríṣiríṣi àwọn ọmọ. some are even taking their innocent children there. àwọn mìíràn gan wọ́n mú àwọn ọmọ wọn aláìmọ̀kan wọ́n mú wọn lọ síbẹ̀. the innocent children who are trying to serve God. àwọn ọmọ yìí gba mọ́bá ń pè ọ́ láti sin ọlọ́run. taking them there. nípa mímú wọn lọ. it is from those things God is saying separate. láti inú àwọn ọkọ wọ̀nyí ni olúwa ti ń padà fẹ́ bí ẹ yẹra kúrò. but when you don stand clear. ṣùgbọ́n nígbà tó o bá yẹra rẹ sọ́tọ̀. when their plagues and afflictions come. nígbà tí ìdààmú àti àsìkò tí wọ́n you become a partaker. Ìwọ náà ó jẹ́ alábàápín. When you are too lazy to pray. Nígbà tí ọ̀lẹ́ bá pọ̀ tó lè gbà. Too lazy to read your Bible. Ọ̀lẹ́ rẹ pọ̀ lè ka Bíbélì rẹ. Too lazy to come for Bible study. O lè wá fún ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì. Too lazy to sit down and observe personal retreat. O lè jókòó kó di ara rẹ sọ́tọ̀ kó gbàdúrà. And you are going from place to place. Gbogbo ń lọ láti ibì kan sí òmíràn. Each place you go. Ibì kọ̀ọ̀kan tó bá tẹ́rí wò. You collect extra luggage. O máa gba àníkún ẹrù sí ni. You could collect those extra luggage gba àwọn àníkù ẹrù wọ̀nyí. and come back and start praying. ó wá padà wá sí ìfọ àbàdúrà. you are wasting your time you are wasting the time of prayer sitting. ó fi àkókò rẹ ṣòfò ó fi àkókò ìlú àdúrà ṣòfò pẹ̀lú. and then nobody sees me. ẹ kò sí ẹni tó rí mi. some say. àwọn mìíràn máa wí pé. they have to mix God together. ó yẹ káwọn po àwọn ọlọ́run pọ̀. God of mountain of fire. Ọlọ́run orí òkè náà àti iṣẹ́ God of that one. Ọlọ́run ti kù mìíràn. God of this one. Ọlọ́run eléyìí. When they mix plenty gods together like that. Nígbà tán bá wá da oríṣiríṣi àwọn ọlọ́run papọ̀ bẹ́ẹ̀. The answers are quicker. Àwọn ìdáhùn á wá yára kọ́kọ́. It's a lie. Irọ́ ló wà nídìí rẹ̀. You are confusing your destiny. Ẹ̀kọ́ kó ìdàrúdàpọ̀ bá This commandment to separate. Àṣẹ láti yára ní sọ́tọ̀ yìí. Applies to every phase of our life. Ó ní í ṣe pẹ̀lú gbogbo agbègbè department of our life. Gbogbo àwọn ẹ̀ka ayé wa individually and corporately. lẹ́yìn kọ̀ọ̀kan àti ní àpapọ̀. you the unmarried sisters who are here. ẹ̀yin arábìnrin tẹ́ ò tí ì ṣe gbéyàwó tẹ wà níyì. you see a man smoking. tẹ bá rí ọkùnrin kan tó mu sìgá. when you are coming we will cover it with mouth wash or with peppermint. nígbà tí ó bá tẹ bá ń tọ́ lọ á fi kọ́kọ́ nu ẹnu rẹ̀ àbí á fi kọ́kọ́ ẹnu síbẹ̀. blindly going on. ẹ̀yin náà wá bí afọ́jú ẹ̀ wá ń tọ̀ lẹ́yìn. going on. ẹ̀ ń tẹ̀síwájú pẹ̀lú. you say you want to marry a fellow. ẹni ẹ fẹ́ fẹ́ ènìyàn kan. all the calls is receiving is from women all his text messages from women women or his wife. gbogbo àwọn ìpè tó ń gbà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. and sponsor ni obìnrin ló ti wá. something is deceiving you that you will conquer him. láìsí àní-àní kankan tàn yín jẹ pé ẹ ó ṣẹ́gun rẹ̀. it must be that the enemy has removed the brain and put it under the leg. ètùmọ̀ rẹ̀ ní pọ̀ tá a ti mú ọpọlọ kúrò ó sì fi sábẹ̀ ẹsẹ̀ yìí. separate because it did not separate. òun ni pé ó kọ̀ kò yẹ ara rẹ̀ sọ́tọ̀. the disaster history of solomon. ìtàn tó jẹ́ ìjàmbá ti solomoni. was because he did not separate. òun ni pé òun náà kọ̀ kò yẹ ara rẹ̀ sọ́tọ̀. the disastrous history. ìjàmbá of that king called ahab who married jezebel. ìtàn ìjàmbá ti ẹni fún ta ń pè ní ahab tó fẹ́ jezebel. is due to the unholy alliances. òun ni nítorí pé ìbádọ́rẹ̀ẹ́ àti àṣepà àìmọ́ in their wedlock. tó wà nínú ìgbéyàwó wọn. Jesus said ye are not of the world. Jésù sọ wípé èyí kì í ṣe ti ayé yìí. even as I am not. gẹ́gẹ́ bí èmi. of the world. kì í ṣe ti ayé. what do you understand by that? báwo lè lè ṣe yé yín sí you don't belong to the system. ìyẹn ni pé ẹ ṣe ti ayé by biblical separation. yíyẹ ẹrẹ ni sọ́tọ̀ gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ bíbélì. you don't have connection with immorality with ungodly people with people whose characters are cloudy. ìyẹn ni pé You have to separate yourself for anything that will make you appear to be involved in something ungodly. Oh yẹ kẹ́ yàrá Biblical separation is you are in the world but you are not of the world. Eh, eh, Anybody who wants deliverance, your first key is separation. Ẹnikẹ́ni If you don't separate, you will repollute your life again. the commandment to lord when he was in sodom was clear get out of this place. àṣẹ tí a fi fún lọ́ọ̀tù nígbà tó wà ní sódòmù ni pé ó separate yourself from this place. yí ara rẹ sọ́tọ̀ kúrò níbí báyìí. he separated physically. ó yí ara rẹ sọ́tọ̀ nípa ti ara. but the heart was still there. ṣùgbọ́n ọkàn rẹ̀ sì wà níbẹ̀. God told Abraham. Genesis chapter twelve verse one. Genesis orí kejìlá ẹsẹ̀ kìíní. there are people here this morning. àwọn ènìyàn wà ní ìní òwúrọ̀ yìí who need to take some serious decisions. tó yẹ kán ṣe àwọn ìpinnu pàtàkì kan. if they must make it. tó bá yẹ pé wọ́n fẹ́ láti rí bá ti ṣe. who need to take some serious decisions. ó yẹ kán ṣe àwọn ìpinnu tó ṣe gbòógì. if they do not want tragedy disaster to start to befall them. tí ọba fẹ́ kí àwọn ìjàmbá tàbí àdánù kó bẹ̀rẹ̀ sí ṣubú lù. what God is asking you to separate from separate. ohun tí ọlọ́run bèrè pé kò yẹra rẹ kúrò lọ́dọ̀ yẹra rẹ no matter how close separate. bó tún kó súnmọ́ tó yẹra rẹ kúrò lára. no matter how you love it separate. bó tún kó fẹ́ràn rẹ tó Come here out from among them. Don't be part of them. Because if you join yourself to them, when they are plagues and they are wrath, and their sorrow will come, the person will become a partaker. Genesis chapter twelve. Ìwé Genesis orí ìkejì Verse one. Now the Lord God had said unto Abraham. Olúwa sì ti wí Get thee out of thy country. Get thee out from thy kindred. Get thee out from thy father's house. Unto a land that I will show thee fi hàn the result of that separation. àbájáde yíyẹrẹ ní sọ́tọ̀ yìí. and I will make of thee a great nation. òní èmi ó sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá. and I will bless thee. èmi ó sì fún ọ. and make thy name great. ìwọ ó sì já sí. and thou shall be a blessing. ìwọ ó sì já sí. and I will bless them that bless thee. èmi ó bùkún fún àwọn tó sùn. and curse them that curse thee. ẹ̀yẹ́ tí fi ọ́rẹ́ lè. and in thee shall all families of the earth be blessed. nínú rẹ ni a ó ti bùkún gbogbo ìdílé ayé. everything depends depending on one condition. Ohun gbogbo ó ní ṣe pẹ̀lú àmúyẹ kan iyẹ̀ rẹ̀ ní sọ́tọ̀. Get big out of thy country. Ó lè jáde kúrò ní ilẹ̀ rẹ. That is the limitations, the sinfulness, the terrible things that your country is known for. Get you out of it. Don't be part of it. Ìyẹn ni pé àwọn àbùkù àwọn kùdìẹ̀kùdìẹ tí wọ́n mọ ilẹ̀ rẹ fún yẹra rẹ sọ́tọ̀ kúrò ní inú wọn. Don't be part of it at all. Má jẹ́ ọ̀kan nínú alábàápín wọn. Separate yourself. Yàrá rẹ sọ́tọ̀. must separate. Everybody talks about corruption, corruption, corruption here. This country. gbígba rìbá lórílẹ̀-èdè believer you must separate. gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹ̀ láti ya ara yín sọ́tọ̀. you must separate from all kinds of carnality. ẹ̀ láti yàrá ẹ̀sọ̀ kúrò ní gbogbo àwọn nǹkan tó ní ṣe pé ewu. even for total deliverance you need to separate yourself from the powers of your father's house. it's separation again. fún ìtúsílẹ̀ pípé gan pàápàá ẹ̀ láti yàrá ẹ̀ sọ́tọ̀ kúrò lọ́wọ́ àwọn agbára ìdílé abraham made this separation. abraham ó ya ara rẹ̀ sọ́tọ̀. christ made this separation. kristi náà ó ya ara rẹ̀ sọ́tọ̀. so if you desire to walk with the Lord. Torí náà tẹ bá ń pòǹgbẹ láti bọ́ Ọlọ́run ṣiṣẹ́. Your first preparation is that separation. tó yẹ kẹ́ ẹ ṣe ni láti yà ara yín sọ́tọ̀. The truth is this. Òtítọ́ rẹ̀ ni. And it's unfortunate but, it is true. Ó sì ṣe ní láàánú ṣùgbọ́n òtítọ́ ni. We spend so much money in evangelism trying to convert people to come to church. Ọ̀pọ̀lọpọ̀ owó la máa ń lò láti ṣe iṣẹ́ ìdí ìrere tá a fi ń tọ́ àwọn èèyàn wá sí ilé Ọlọ́run. But the truth is this. Ṣùgbọ́n òtítọ́ rẹ̀ rẹ̀. If we we tó bá yẹ pé àwa inside the church. ta wà ní inú ilé ọlọ́run. we begin to live the christian life the way the bible says it should be lived. bàbá bẹ̀rẹ̀ sí gbé ìgbé ayé kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí bíbélì ti là á sílẹ̀ fún wa. men and women will crowd themselves into our building without any evangelism. àwọn ọkùnrin àti obìnrin wọn ó dàgbọ̀ gìrì wá sílé ọlọ́run láì ṣe pé ajíhìnrere fún wọn. when they see what God is doing in our life they will say what is the secret behind this. I follow you torí nígbà tó bá rí ohun tó lù wá ń ṣe nínú ayé wa wọ́n fẹ́ bèrè àṣírí àṣeyọrí wa wọ́n fẹ́ tọ̀ wá lẹ́yìn. the time and effort we spend in evangelism. àwọn àkókò àti ìlera ta máa ń lò láti máa jí ìrere. is spent in calling the church to repentance. láti lò láti pe ìjọlọ́run sí ìrònú pìwà. to cleansing. láti fún ìwẹ̀ ìnùmọ́. to empowering. láti ró ara wọn lágbára. evangelism is a natural result. èyí ìrere ni ó ti bẹ̀ jáde ní wàràǹsẹ̀sà. this is a very strange phenomenon. ọ̀ ìlànà tó jẹ́ àjìlélẹ́yìn. but that's exactly what the present day believers are trying to do. ṣùgbọ́n ní ohun tí àwọn kìrìsìtẹ́nì òde òní pìyàn láti ṣe lélẹ́yìí. a great destiny. àyànmọ́ tó lógo is the product of seasons of separation and isolation. ó jẹ́ àgbájáde àwọn àkókò tí wọ́n fi yára rẹ̀ sọ́tọ̀ tó sì fi dá wà. Exodus 3 tells us ìwé sódòrí kẹta sọ fún that Moses kept the flock of his father in law. pé Mose òun ló ń pa àgùntàn he was alone on that desert place. òun nìkan ló dá nìkan you know Moses grew up in the house of Pharaoh. and for 40 years he was living there. fún ogójì ọdún ló sì fi ń gbé but then he had to move out. there was a separation. òpin àkọ́wà. he had had to move aside from that place into the wilderness. Ó láti yẹra kúrò ní ibi tó wà lọ sí inú aginjù. That was the beginning of his separation and isolation. Eléyìí ni ìbẹ̀rẹ̀ yíyára ẹni sọ́tọ̀ rẹ̀. Moses experienced that isolation. Nípa báyìí, Mose náà ní ìrírí kéèyàn máa dánìkan wà yìí. And the experience of that isolation àwọn ìrírí tó sì ní látàrí yíyẹ ẹni yìí. in his destiny being fulfilled. òun ló wá já sí pé ó mú àyànmọ́ rẹ̀ ṣe. the power to prevail in life the power to fulfil destiny came to Moses when he had that season of separation. agbára láti ṣẹ́gun nínú ayé agbára láti ṣe dada nínú ayé yìí ó tọ̀ wá nígbà tó yí ara rẹ̀ sọ́tọ̀. the bible said that Jacob was left alone. bíbélì sọ pé Jacob nìkan sì dá then something happened that changed his life. nígbà náà nìkan kọ́ wá ṣẹlẹ̀ tó mú ìyípadà bá ayé rẹ̀. I'm going to pray a prayer now wọ́n kan nísìnyí. and anyone who wants to connect to that prayer. ẹni yóò tó bá fẹ́ sopọ̀ mọ́ àdúrà yìí. to shout a giant seven fold amen. ó ké àmì tó lágbára ní ìlọ́po méje. I'm praying for you here today. mo gbàdúrà fún ọ ní lónìí. that the encounter that will make you fulfil your destiny. pé ìbápàdé tí ò mú kó mú àyànmọ́ rẹ sí. receive it in the name of Jesus. ó sì jacob nìkan. it is possible. ó ṣeé ṣe. that the people that were with him were not bad people. pé àwọn tó wà pẹ̀lú rẹ̀ wọn kì í ṣe ènìyàn búburú. so it is possible to be with the right people at the wrong time. ó ṣeé ṣe láti wà pẹ̀lú àwọn èèyàn tó yẹ kó wà pẹ̀lú ní àkókò tó yẹ kó wà pẹ̀lú wọn. it is possible. ó ṣeé ṣe. that all those your friends are very good people. pé gbogbo àwọn ọ̀rẹ́ wọn rẹ wọ̀nyí àwọn ọ̀rẹ́ tó dára ni wọ́n. but they are making too much demand on your time. ṣùgbọ́n wọ́n ń gba púpọ̀ nínú àkókò rẹ. too much demand on your life. wọ́n ń gba púpọ̀ nínú ayé rẹ. you need a season of isolation. o nílò sáà tó o fi yára rẹ sọ́kàn. so you can experience your revelation. pé kó ba lè ní ìrírí ìfihàn rẹ. there is a bankruptcy of revelation today. púpọ̀ ni àwọn wàhálà tó sọ̀rọ̀ mọ́ àwọn ìfihàn lọ́jọ́ òní. bankruptcy of inspiration. púpọ̀ ni àwọn wàhálà ti gbèsè tó sọ̀rọ̀ mọ́ àwọn ìfisí. because there is scarcity of separation scarcity of getting alone with God. Nítorí pé ọ̀wọ́n kókó yíya irin sọ́tọ̀ wà, ọ̀wọ́n kókó kéèyàn kó dání kan wà. Meaning that ah, you must get to a stage in your life. Ètò túmọ̀ sí pé láti dé oríta kan nínú ayé rẹ̀. Where you must leave certain things. Nínú ètò kò láti jáwọ́ kúrò nínú àwọn nǹkan kan. Certain things must leave you. Àwọn nǹkan kan láti fi ọ́ sílẹ̀. Must give up certain things. Kò láti jáwọ́ nínú àwọn nǹkan kan. So you are here. O ń bẹ níyì. You are still going to a club. O sì ń lọ sí ilé ijó. That club. Ilé ijó yìí, ilé ijó yẹn. You are not ready yet for your destiny. O are you ready for heavens to use you. Bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ fún àyànmọ́, òṣìṣẹ́ tó fún ọ̀run kó lò ọ́. The extent of your sacrifice will determine the extent of your success in God. Àwọn ìrúbọ ìfara tó ṣe òun ni ó pinnu àwọn ibi tó lọ dé lọ́dọ̀ ọlọ́run. men and women who carry power with God are men and women of sacrifice. àwọn ọkùnrin àti obìnrin tó ní agbára tó ń làkàtì lọ́dọ̀ ọlọ́run wọ́n jẹ́ ènìyàn tó ti fi ara wọn jì. God does not do important things casually no no no. ọlọ́run kì í ṣe àwọn nǹkan pàtàkì pẹ̀lú dáàmú ara. he does not do serious things casually. kì í ṣe àwọn nǹkan pàtàkì pẹ̀lú dáàmú ara. most of us are too casual with God. púpọ̀ nínú wa la jẹ́ aláìbìkítà aláìsí ìwà dámọ̀ àrùn ọ̀nà pẹ̀lú ọlọ́run. when casual we got to see very serious things with God. a nǹkan ní òkúkúdùn láti rí àwọn nǹkan pàtàkì lọ́dọ̀ ọlọ́run. any man of God that you see that is making public impact. ṣe bá rí ìránṣẹ́ ọlọ́run tó ní ipa rere ní gbogbogbò. he is a product of private encounters. Ó jẹ́ àbájáde àwọn ìbápàdé àdáni. The encounter that Abraham had. Ìbá ìbápàdé tí Abraham ní. The encounter that Moses had. Ìbápàdé tí Mose ní. The encounter that Jacob had. Ìbápàdé tí Jacob ní. Changed their lives forever. Òun ayé wọn padà pátápátá. Public victories are products of secret encounters in private. Àwọn ìṣẹ́gun gbogbogbò tí gbogbo tí rí, ó jẹ́ àwọn ìbápàdé kọ̀ọ̀kan And lis ten to me and lis ten to me well. Ẹ wá gbọ́ mi, kẹ̀sì gbọ́ mi yéké. What you can give up. Àwọn nǹkan tó lè jáwọ́ nínú rẹ̀. Determines how far you can go with God. Òní ó pinnu oríta tó ó dé pẹ̀lú Ọlọ́run. The distance you move with God. Bí o ti lọ tó ní bíbá Ọlọ́run rìn depends on what you can give up. ó lè ṣe pẹ̀lú ohun tó lè bójú kò lára wọn. many of you púpọ̀ nínú yín. you have to give up your addiction to television. ó yẹ kẹ́ gbójú kò lára wíwo ẹ̀rọ amóhùnláwòrán yín. your addiction to Nollywood. tó ti ètò eré orí ìtàgé ti bá yín lára mu sí. your addiction to parties. bẹ́ẹ̀ ti ń lọ síbi àríyá sí. your addiction to telephone. bí eh, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ebó ti di bárakú sí your addiction to reading funny books. kí ẹ máa ra kẹ́ máa ka àwọn ìwé tó ń panilẹ́rìn. ó yẹ kẹ́ jáwọ́ nínú rẹ̀. there are you have to give up. wọ́n jẹ́ nǹkan tó yẹ kẹ́ gbójú kò lára wọn. give them up. ó yẹ kẹ́ gbójú kò lára wọn move with God. Tó bá jẹ́ pé ń fẹ́ láti gbọ́ Ọlọ́run. What you are able to walk away from. Ohun tó ṣeé ṣe fún láti kọ̀yìn sí. Determines what you are able to walk into with God. Òun yóò pinnu ohun tí ẹ ó lè rìn wọ inú rẹ̀ pẹ̀lú Ọlọ́run. There are many attachments in our life. Too many attachments. Púpọ̀ ni àwọn àsopọ̀ tó wà nínú ayé wa. That is preventing us from walking into so many divine blessings. Tí ò jẹ́ ká lè rìn wọ inú àwọn ìbùkún tó ti òkè ọ̀rọ̀ wá. You have to separate from these things. Ní dọ̀dọ̀ dọ̀dọ̀ láti yára yẹ kúrò nínú àwọn nǹkan wọ̀nyí. You have to separate from your past too yẹ kẹ́ yàrá kúrò nínú àwọn ọgbà ẹ̀yìn ìgbàfẹ́ because you cannot move into your future when you are tied to the past. nítorí pé ò lè rìn wọ inú ọjọ́ ọ̀la yín nígbà sopọ̀ mọ́ ọjọ́ àná yín. those who are married to the past are divorced from the future. àwọn tí wọ́n ti ṣègbéyàwó pẹ̀lú ọjọ́ àná wọn wọ́n ti péyà nínú ètò ìgbéyàwó pẹ̀lú ọjọ́ ọ̀la wọn. you cannot walk back way into the future. nítorí pé ò lè fẹ̀yìn rìn lọ sínú ọjọ́ ọ̀la it is not possible to walk back way into the future. kò ṣeé ṣe fún láti fẹ̀yìn rìn lọ sí nínú ọjọ́ ọ̀la. as long as your life is backwardly minded. níwọ̀n ìgbà tí ayé yín àbí ọkàn bá wà nípa nǹkan tí a tẹ̀yìn wá. you will be backwardly directed. a ó máa darí yín nípa ohun ẹ̀yìn bákan. if all you do about your life is to be unhappy to be sorrowful because of what bad bad things are passed through if you don't separate from it you go back. tó bá yẹ pé kókò nǹkan tẹ́ ń rò nípa ọjọ́ ayé yín òun ni àwọn ìbànújẹ́ àwọn ìbánikẹ́dùn ọjọ́ àná yín tẹ́ ò rò nípa ọjọ́ ọ̀la. so where your mind is. torí náà níbi tí ọkàn yín wà. determines where you end up. òun ni ó pinnu ibi tẹ́ ó kọ̀ọ̀gùn sí. and where you face. níbi tẹ́ sì kọjú sí wàyí. determines where you end òun ó pinni tí ẹ ó parí rẹ. those who look forward they go forward. torí náà àwọn tó ń wo wájú wọn a máa tẹ̀síwájú. those who look backward they go backward. àwọn tó sì ń wọ̀ yìí náà wọ́n á jẹ́ èrò ẹ̀yìn. those who look up they go up àwọn tó ń wo òkè wọn a máa lọ sókè. those who look down they go down. àwọn tó ń wo lẹ̀ wọn a máa wọnú lẹ̀. those who are fond of just looking around looking around. àwọn tó ti mọ́lá láti kò máa wọ̀ tún wò sí wò káàkiri. they always hang around like vagabond. àwọn náà gan wọn a máa fẹsẹ̀ gbálẹ̀ kiri bí alárìnkiri ni. you say look around. just bá look around means to be tied to the ground by your circumstances. Wọ́n a máa wo àyíká pé kí àwọn ipò tí wọ́n bá ara wọn kó lè so wọ́n ipò tí wọ́n bá ara wọn yìí. Your circumstances are tied you down àwọn ipò rẹ everything around you. Àwọn gbogbo tó wà ní àyíká rẹ ló wá sí wọ́n mọ́lẹ̀. what has occupied your mind and has tied you down. Òun ló ti gba ọkàn rẹ kan tó ti sọ ọmọ ojú kan. To be looking down in depression. Tẹ bá tẹríba tẹ ń wọlẹ̀ nínú ìtẹ̀bọ ọkàn. It's nothing but you going down into retrogression. Kì í ṣe ohunkóhun bí kò ṣe pé ẹ̀ ń lọ sílẹ̀ nínú ìpadà sẹ́yìn. To look up is to go up. Láti gbójú sókè òun láti lọ sókè. ti gbà sọ́dọ̀ ara rẹ. that will clearly shift your life towards God. tí ó wàá mú ayé yẹn yí padà sí agbègbè tí ọlọ́run wà. you must ask yourself questions. ẹ wá béèrè àwọn ìbéèrè ní ọwọ́ ara yín. which habit should I embrace to change my life? àṣà ni ó wàá kọ̀ yàyà gbà tí ó wàá mú ìyípadà bá ayé mi? there are winning habits there are losing habits. àwọn àṣà àti ìwà tí yóò fi jèrè wà. there are things you can do with your life and it makes losing compulsory you will compulsorily lose. àwọn ọ̀kọ̀ọ̀kọ̀ wà tó gbà sínú ayé rẹ ní dọ̀dọ̀ndọ̀dọ̀ ó pàdánù àwọn nǹkan mìíràn there are things that God will ask you to do. àwọn nǹkan kọ́kọ́ àti ọlọ́run ó sọ pé kò ṣe and if you do it tó bá sì wá ṣe. the devil will be helpless in your case. èsì kò ní lè lọ́wọ́ nínú ọ̀rọ̀ rẹ mọ́. this is why this call is coming to you. ìdí rẹ̀ sí ìpè fi ń jáde sí ọ lónìí. come ye out from among them. jáde kúrò ní àárín wọn. Come ye out. Jáde kúrò. Separate. Yàrá rẹ sọ́tọ̀. There is power in that separation. Agbára wà nínú yíyẹ rẹ sọ́tọ̀ yìí. Destiny fulfilment in that separation. Mímú àyànmọ́ ẹni iṣẹ́ wà nínú yíyàrá rẹ sọ́tọ̀. He told Abraham. Ó sọ fún Abraham. Get thee out of thy kindred. Jáde kúrò lọ́dọ̀ àwọn ẹbí rẹ. Get thee out of thy country. Jáde kúrò lórí ilẹ̀ rẹ. Get thee out from thy father's house. Jáde kúrò ní ilé bàbá rẹ. Ask him to get out from three things. Ó sọ fún pé kó jáde kúrò ní nǹkan mẹ́ta. And then as a result of getting out of three seven látàrí jíjáde kúrò nínú nǹkan mẹ́ta wọ̀nyí. he was going to have seven full blessings. ó wà ní ìbùkún ní ìlọ́po méje. if you do not come out. tí ẹ bá kọ̀ tẹ́ ò bá jáde. the blessings will not manifest. ìbùkún wọ̀nyí wọn ò ní farahàn. I'm praying for somebody here. Mo gbàdúrà fún ẹnìkan ní. The anointing to be another woman. Pé ìfòròyìn láti jẹ́ obìnrin mìíràn. Anointing to be another man. Ìfòròyìn láti jẹ́ ọkùnrin mìíràn. Anointing that will make unbelievers look at you and say, were you the same person we saw last year? Ìfòròyìn tí yóò jẹ́ kọ́ wọn alẹ́gbẹ̀ẹ́ kó wù ọ́. receive it in the name of Jesus. ẹgbà á orúkọ jésù. ìyá ẹ máa ń rú ara tọ́ndà. jẹ́kàbí ó rú bí àwa. Christ self it now. ẹ dìde lórí ẹsẹ̀ yín báyìí. all eyes closed. kí gbogbo wa kó di ojú wa. all eyes closed. kí gbogbo wa kó di ojú wa. right there where you are. níbi tẹ wà yẹn. If you are not born again, you have not surrendered your life to Jesus. We Let to do so very quickly now. But you see what I'm going to say after me. So Father, Baba, in the name of Jesus, I come before you now. Lord Jesus, come into my life. Take control of my life. In Jesus' name. Amen. Amen. This prayer I want you to pray. Àdúrà yìí tí mo fẹ́ kẹ́ It's a prayer for those who are serious at heart. Ó jẹ́ àdúrà tó jẹ́ pé tó wà fún ọ tó mọ tí wọ́n ń ṣe. And those who want the touch of the Almighty. Àti àwọn tó ń fẹ́ ìfọwọ́tò Olódùmarè those who are ready to do serious business with God. Àwọn tó ṣe tán láti ṣe òwò tó pé pẹ̀lú Ọlọ́run. You will shout this loud and clear. Ẹ kígbe lóhùn tó jágara. There are two powers you need to cry against. Àwọn agbára méjì ló yẹ kẹ́ kígbe lòdì sí. Cry against them. Ẹ láti kígbe lòdì sí wọn. One is called this spirit of death. Èkíní eh, ni ẹ̀mí ikú. The other one is called the spirit of hell. Èkejì ni ẹ̀mí ìkùnkùn. You will shout against those powers. Ẹ ó kígbe lóòrò ara lòdì sí wọn. Powers! Èyí agbára. Of death and hell. Ikú àti ìkòkú. Can you say that loud? Ẹ wí lóòrò ara. In the name of Jesus. Open your mouth and decree. You candle of the wicked. Ìwọ àbẹ́là àwọn ẹni ìkà. Can you start it loud? Ẹ lóhùn rárá. I put you off. Mo paná rẹ. By fire. Nípa nípa name of Jesus. Ní àdúrà ṣe pit kòtò net àwọn pit kòtò net àwọn. can you shout those two words. ẹ kí ìpẹ̀kọ́ a sign against me. out unto the heavens. ẹ̀nà ọwọ́ tún sí inú àwọn ọ̀run. say I release confusion. mo tú rúdurùdu sílẹ̀. and memory loss. àti ríra ni níyè. can you shout that loud? ẹ̀gbọ́n tó ṣàwí eléyìí. upon every covenant assigned against me. torí gbogbo àjọ àjọ. Yes, bẹ́ẹ̀ ni. Confucian memory loss upon the con. Rúdurùdu bí pàdánù ìrántí sí gbogbo àjọ àwọn àjẹ́. Masakali Kayabo Sendera Masanda. In Jesus' name we pray. now as I'm going to say my own. Ẹ̀wí ilé bí ohun mi yóò ti ṣe lọ sókè tó. I pronounce the curse of God. Mo kéde ègún Ọlọ́run. Upon every evil handwriting. Sọ́ni gbogbo àkọlé òkú. Working against my life. In Jesus' name we pray. Junges right